الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك الله سبحانه وتعالى أترى لكم كاتب فوانا محمد صلى الله عليه وآله وسلم الشيخ عبد الله البسام وتسوجني والصلوات الخمس أكبر أركان الإسلام بعد الشهادتين ìrun wákàtí márààrún ta máa ń kí o ní orígun Islam lè ti fi ń tóbi jù lẹ́yìn shahadatayn lẹ́yìn ta bá jẹ́rìí wípé sẹ́nìkata gbọ́dọ̀ mọ́ jọ́sìn fún dẹ́yìn Allah ta sì jẹ́rìí wípé Muhammadu òjíṣẹ́ Ọlọ́run ọba ni wa afdalul a'mali ba'dahuma òun sì ní fíṣẹ́ ti fi ní orí jù lẹ́yìn méjèèjì likawniha wuda'at ala akmali wujuhil ibadati wa ahsaniha ìdí ni wíké wọ́n gbé kalẹ̀ lójú pọ̀nà ìbádà tí fi ń pé jù tí oríṣiríṣi ìbàdáàtì tó yàtọ̀ ó wá kó gbogbo ẹjọ́ sí ojú kan èyàn wà máa kírun nínú òun yẹn ó máa ṣe rùkúà nínú ọrụ ó máa ṣe sujúd nínú òun ó máa ṣe tasbih nínú ó máa ṣe àwọn nǹkan nínú àwọn ìjọsìn ìjọsìn tó yẹn tó lè máa ṣe káàkiri níta wá kó ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sínú ó sì kó gbogbo àkìsáàmù ìpín ìbádà àti oníranìran ìbádà ó kó sínú èyí tí fẹ́ fi lágbára jù bẹ̀ ni pé yóò fi orí kanlẹ̀ ibi tí fi ń lápọ̀lé jù lára ọmọ ànábì Adam èyàn wà fi orí èyàn fi kanlẹ̀ fi kan yẹpẹ̀ fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala fahiya èyàn sì máa dúpẹ́ fún Ọlọ́run ọba wathana'u alayhi èyàn wà máa ẹ̀yìn gbogbo ẹ̀yìn àti oríyìn èyàn máa gbé fún Ọlọ́run ọba nìkan wa tahliluhu ó máa wí la ilaha illallah wa hamduhu ó máa sí alhamdulillah wa tanzihuhu wa taqdisuhu ó máa sàfọ̀mọ́ Ọlọ́run ọba wa tilawatu kitabihi ó ó mọ̀ ṣe sọ́lá ó mọ̀ ṣe salam fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam àtàwàrà alẹ́ rẹ̀ wàdùá ulil hadirin ó tún máa sàdúwà fáwọn tẹ́ bá jọwà àwọn olóò sọ pé àmín wà jami'i ibadillahi salihin àti gbogbo àwọn ẹrú sí ọlọ́wọ̀ bá ìmọ̀ foríkalẹ̀ wà mímọ̀ jùkó wà khafdun bímọ̀ bẹ̀rẹ̀ wà raf'un mímọ̀ padà wá sókè fa kullu 'udwin fil badan gbogbo oríkèríkè ara wà kullu mafsilin fihi gbogbo joint àwọn joint kákàkiri inú ara lahu min hadhihi al-ibada hadhuhu gbogbo wọn ní pé kò sára tí ò ní move lórí ìrun

nígbàtí àwọn ìgbín méjì bí àìkanú àwọn ìgbín méjì bá ń dàmọ̀ rẹ̀ ó fẹ́ lọ tọ́ílẹ̀tì ni ó fẹ́ tọ̀ ni wọ́n ti wá kírun kọkàn yẹjú ẹ̀nà kódà tán bá ti ṣe tán bá ti prepare oúnjẹ kalẹ̀ nínú ilé èyàn fẹ́ kó lé wọ́n ti wá gbóúnjẹ sórí tébù ó sì rí pé tẹ̀ṣẹ́hì ìlà hadha ó ah, hmm, ni mọ́ rí ó farabalẹ̀ jẹun náà ó wà farabalẹ̀ wá kírun ìdí ni wípé ìrun ó gbọ́dọ̀ ní total concentration lórí ẹ̀ alkolbo alhadir ọkàn rẹ̀ ó gbọ́dọ̀ gbìyànjú gbogbo ọ̀nà láti lè jẹ́ kọ́kàn rẹ̀ kó wà níbi ìrun wọ́n ní fàrọ́dọ̀ Allahu ta'ala ala ibadihi li yudhakkirahum bihaqqihi ọlọ́run ọba wa máa sí lọ́rin lórí àwọn ẹgbò rẹ̀ kò lè bá máa fi rán wọn létí ala takhfifi ma يلقونه من مشاق هذه الحياة الدنيا ọlọ́run tó wá ṣe ìrun yìí ní in tí yíò mọ̀ fi gbé fúyẹ́ àwọn ìdàmú ayé wàláhì bẹ nínú hadith anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ipa na bí ma ń sọ fún Bilal ipé ìwọ̀ Bilal dákù kété pé rún kátún dún wájú ọlọ́wọ́ bá kárí bí sinmi kó bí àwọn wàhálà ayé ìtumẹ̀ ní pé ìrun èyàn tí wọ́n fi ń gbé àwọn wàhálà lọ kọ́lá kù kan dàmú rẹrin hammu kan ni eh, hazanu kan ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kan bọ́ sórí sọ́lá wàláhì ibi tọba ti ń kírun ní tàdé ń kírun ní bóyẹ ká ṣe máa kí o lè gbé ìbànújẹ́ kan wọnú òun kó wá gbídádì kìí kú tún wá sí assalamu alaikum wa rahmatullahi tún wá bẹ̀rẹ̀ ah wàlá ìntọ́lọ̀ bá fẹ́ gangan lélẹ̀ bọ́lọ̀ sí fẹ́ kákìrùn rẹ̀ lélẹ̀ so kó ní kálùkù aká mọ́ fọ́ máìdì ara bá ṣe ń kọ́ nítorí àtò wọlé ní ìsìn insha Allah àwọn mọ́jẹ̀mú òun ni àwọn tó jẹ́ ọ̀rẹ̀ lórí òun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní nípa àwọn ni àmọ́wọ̀ náà mọ́ fọ́ máìdì rẹ má kalẹ̀ fọ́ọkàn rẹ má kò níbi ẹbọ kò níbi àwọn àdáadáalẹ̀ tán kó níbi rish kó níbi zul kó níbi hasad kó níbi kébù kó níbi ta'ad bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀sìn fọkànrẹ́ mọ́kò níbi àwọn ilé wá gbé ọkàn rẹ̀ èyàn mọ́ ń tírínà ọkàn yẹn ní tó bá ti wà lórí ẹ̀rùn ó ti mọ́ nútìsì pé tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn ìgbọ́n làwọn àwọn èrò kan mọ́ ń wà sígbà tí wọ́n ti fẹ́ kírìn nìkan náà tó bá jòkó wájú èyàn ẹni ló fẹ́ gbéṣẹ́ kan fún ọ kọ́ntíráàtì yìí kíní kan mílíọ̀nì gbogbo ọkàn rẹ̀ tẹ́yẹyẹ ní ó wà mẹ́ kó dẹ̀ ni tó bá kọlù ní táàmù gbọ́n èpè ní ọgbà ó jòkó ní pé ẹ̀hẹ́ ókè yẹsà yẹsà bó sì mọ́ sí yẹsà yẹsà lẹ́mẹ̀wà gbogbo kan yóò wà mẹ́ tẹ́yẹyẹ ní ẹwọ́ kan Allahu akbar kabira ni wọ́n ti ṣe rùkú gan ó ti lọ yóò kàsáré sí bá yóò kàsáré tají yóò tún jọ ìlú gbogbo kó wà èyàn gbọ́dọ̀ fọ́kàn yẹn mọ́ kó náà gẹ́gẹ́ ni èyàn mà ìfẹ́ ayé wa hubbu shahawati duniya ká nífẹ́ àwọn adùn ayé zuyina linnasi hubbu shahawati minan nisa'i wal banin wal qanatiri lil muqantarati minadh dhahabi wal fidda Ọlọ́run láwọn nǹkan yìí wọ́n ṣe ní tí ma ń ṣe ó wá kú ẹni tí ó wà bí jẹ gàba lórí ẹ̀mí ara rẹ̀ wa man yuqa shuhha nafsihi ẹnikẹni tó bá rí bí jẹ gàba lórí ẹ̀mí ara rẹ̀ ó rí bí kọ̀ntúrò ẹ̀mí ara rẹ̀ because ìfẹ́ ayé náà kò ní jẹ́ kí yẹn ní kò ṣúrò lórí ẹ̀rùn àwọn tí ó ma wà lọ́kàn yẹn ṣóhun yẹn ti ma wà káùntì mi báyìí ṣe kìní kò ti ṣe kìní kan báyìí àwọn nǹkan yẹn ní wà kò nínú máìndì yẹn ọjà mi tó ń bọ̀ láti kìní kan só ti ń bọ̀ kìní kan kìní kan só ti ṣe subhanallah subhanallah àwọn kìní yẹn jẹ́ kí yẹn rí bí níbẹ̀rù ọlọ́ọ̀bá ni ló fi mọ́ wọ́ndà pé tó bá ń kírun kí o yí kí ní fìlì kó ń kírun náà kò sí àtọ̀ láàrin kó ń kírun lẹ́nu ìfàdà convert pé o akẹ́sí exercise ní lẹ́bí pàwà mùsùlùmí àwọn alamọ́ fit jù a because a dùn tó yẹ mọ́ rí ẹbẹ̀ ọkọ̀ orí ìgbà tí ò fún ìrún ní hakó rẹ̀ ní ẹ̀tọ́ rẹ̀ ẹ̀yẹmọ̀ ya mi nínú ẹ̀sẹ̀ ẹjíká bẹ̀rù èèyàn almujtamarul insani wọ́n ní almujtamarul islami ní kaga almujtamarul al'insani àwùjọ táwọn èèyàn bá ti wà wallahi a ní bùkátà sí iman àìjẹ́bẹ̀ àwùjọ yẹn a lè lọ wallahi a sì lè gbádùn bẹ̀ láwùjọ yẹn àwùjọ tí ó bá ti sí iman tí iman yóò bá ti jọba ń bẹ̀ because ẹ rí iman ẹ̀ mọ́ tí iman ni mọ́ sí fún yàn ìnígbàgbọ́ ní Ọlọ́run Ọba ìmọ̀ ń fa ìbẹ̀rù sínú ọkàn ni sáré ìwọ tó rò bóyá ọmọ yẹn scope ọmọ fẹ́sẹ̀ mẹ́ ń dọ́ orí fún yẹn tó wà rí bí gba owó lọ́nà ìtọ́ ó mọ́ ṣe tọ́mọ̀ kàbà wọ́lá yìí mẹ́ni ló súnmọ́ mẹ́lẹ̀bà ìbẹ̀rù eh tí má ṣe kíní ọlọ́ọ̀bá ó fìyà jẹ mí ọlọ́run ó jẹ mí yà tó ní agbára ó lè ṣe o mọ́jẹ̀ ń ṣe inni akhafullah ìní ń bẹ̀rù Ọlọ́run mú ń bẹ̀rù Ọlọ́run ẹmọ́ gbélé ṣùmọ́nù ẹwùn tó ṣẹlẹ̀ sí ànábì Yusuf alayhi salam ẹwùn tó fi lọ ànábì Yusuf ta ni wọ́n fẹ́ fi lọ nínú àwọn ọkùnrin tí ò ní fèèlì Allahu akbar àmọ́ bẹ̀rù Ọlọ́run títí ń bẹ̀rù ẹmọ̀ pẹ́lú mi àmìlì wọ́n wá gbé fún mi tó wà tẹ́nibọ̀dì orí ó sì ní inni àhọ́fùlọ́ alẹ́mì bẹ̀rù ọlọ́run ọlọ́run ò fẹ́ wọ̀láhì imani ni ẹ lóòfí lè fi àdúgbò tọ́lọ̀n bá ti jẹ́ kí imani mọ́ jọba ó lè fi wé láyé láyé àwọn àwùjọ tó ṣe pé wáàsí táwọn èèyàn gbọ́n bẹ̀ wáàsí ẹlọ lówó náà ni ó wáàsí ẹlọ lówó ìfẹ́ ayé nínú tí sì máa ń dí imani kù wọ̀láhì ìfẹ́ ayé ni èyàn tí ó nífẹ̀ẹ́ ayé ó ti ń sọ láti kékeré wọ́n ti ń gbọ́ lójoojúmọ́ ọmọ mi gbọ́dọ̀ lówó ní o ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n wáyé o ò gbọ́dọ̀ ẹgbẹ́ o